na alhamdulillah kuma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin rikwa fún Allah subhanahu wa ta'ala atọrọ alikun kí a ti ilẹ̀ fún anáwọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ibi tí a yi ti dúró inṣáàlá an ṣàlàyé nípa ìmọ̀ ṣe bọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala so adamawa kwarewa gẹ́gẹ́ bí dáwọ́tí mauta bí kí ma pè àwọn tí wọ́n ti kú tí wọ́n wà nínú sàárè ni kí a ma wábà gbígbà mi lọ sí bí àwọn sàárè ni àti bẹ́bẹ̀ lọ báyìí wọ́n ni wàhádà àdíyí kẹfìyírún mimman yadda'una al-islam ìní ìbáyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pàtí mara islam ìkátawà ń ṣe lè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pàtí mara Islam ibi tẹ́ ti bá wọn yà ibi sàárè ni ibi tẹ́ ti bá wọn yà ibi ń jálàbí ni àti bí ẹbọ yabnuna al-adrihata wa yatufuna biha wọ́n mọ̀ kọ́ àwọn sàárè ẹmọ̀rá masalasi kákàkiri sàárè wà mọ́ ṣe tàwáfà wọ́n sàárè wọ́n mọ́ ọ̀rọ̀ kíríkà yẹ́ bá sí mọ́ ṣe tàwáfà yọ́rọ̀ bá ní Kaaba wa yadhbahuna laha wa yandhuruna laha wọ́n mọ̀ dùn kásù ibẹ̀ wọ́n sì ma jẹ́jẹ́ pẹ̀lú àwọn sàárè yìí wàtàkọ̀bọ̀bọ̀nà ilé ìhà wọ́n sì ma wá ìsọmọ́ pẹ̀lú ẹ̀ ويقولون لأنها تقربهم إلى الله هم يتقربون àwọn tó wà nínú sàárín ìkó wọn àwọn olóògbà wọn mọ́rọ̀ wọn bá subhanahu وتعالى لماذا لم يتقربوا إلى الله من الأصل ويتركوا هذه المتاهات ليتقربوا إلى الله فإنه قريب مجيب لماذا تتقربون للمخلوقين وتقولون المخلوقون يقربوننا إلى الله bàbá ní kí ló dẹ̀ fi máa súnmọ́ Ọlọ́run ọba fúnra yín kí ni ìdíjẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ súnmọ́ ẹ̀dá Ọlọ́run náà ẹ̀dá Ọlọ́run yóò wà gbé súnmọ́ Ọlọ́run ọba ilẹ̀ ahálìláwò bàáyìí Ọlọ́run bá jìnà sí ni wà Ọlọ́run sí ni kò ana aqrabu ilaykum min hablil warid musulman ju ká sọmọ wọn yìí lọ Ọlọ́run bá sọmọ yìí ní qaribun yujibu da'wata da'i idha da'an alillahu aghlaqa abwabahu ìjọlọ́ wala yara ma yaf'alun ṣé kò rí wá ní ọlọ́run ní lójú pé ud'uni astajib lakum tọ́lọ́wọ̀ bá gbàdúwà rẹ̀ ìwọ náà fàwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe bẹ̀ àtàwọn ǹkan tó lè mọ́ ọkọ̀ dé ìmá gbàdúwà ìwọ náà kọlù nọ́má ojú ọ̀nà tó bá tọ́ kọlù rẹ̀ wá gbà fẹ́tọ̀ ọlọ́ọ̀bá ń gbọ́dúwà rẹ̀ bóyá nǹkan tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ń gbà yẹn nǹkan tí gbogbo nǹkan pẹ̀lú àsìkò Allah jalla wa ala qaribun mujib Allah sọ Qur'an wa idha sa'alaka ibadi anni Allah ni Ànábì bá sọ fún atawe ewu ni bá ńbéèrè nípa mi lọ́wọ́ rẹ̀ fa inni qaribun joyi wa kuma suma ujibu da'wata da'i idha da'an a ujibu da'wata da'i idha da'an mo man dáhùn ìpèpè olùpèpè nígbà tí ó bá ti pè mí ọlọ́run tó ní wà qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ni ọlọ́ọ̀bá yìí tó ń ṣe kí ni ó sọ fún yín pé ud'uni ẹ máa pè mí o astajib lakum ń sì ẹ̀yìn lóhun so dájúdájú ọlọ́ọ̀bá ń kọ́ yóò al-Qur'an ni pé ọlọ́n wa ya'buduna min dunillahi ma ويقولون هؤلاء شفعاؤنا إلى الله نبي آية من أولا كما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى wọ́n ni àwọn tàbí jọ́sìn fún yìí ìdí tàbí jọ́sìn fún wọn ni wípé afẹ́jẹ́kan súnmọ́ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọba ní yà ní ka'anna Allaha la ya'lamu wa la yadri bí ìkọlọ́ ọba ọmọ ẹ̀tún fi àìmọ̀kẹ́ ti sọ́dọ̀ Ọlọ́run Ọba lílé هكذا زين ش... هكذا زين شياطين الجن والإنس لهؤلاء وهم يدعون الإسلام gẹ́gẹ́ báyìí ni àwọn inú èèyàn àti àwọn àjẹ̀nú àwọn èṣù bẹnú èèyàn bẹ́ẹ̀ ni àwọn èṣù bẹnú àwọn èèyàn èṣù àwọn èṣù ní èèyàn sì ní wọ́n ni wá sọmọ pé wá èṣù ní míhù kódà ṣe ìtọ́nù gan tó ń góbá wá kò ní wá wá pé wá ṣe ìtọ́nù lè míhù

àmọ́ àwọn iṣẹ́ wọn wọ́n mọ̀ dápọ̀ mọ́ ẹbọ ashirikul akbaru ni fa yakhrujuna min dinil islam wọ́n wà máa jáde kú nínú ẹ̀sìn islam wa hum yusalluna wa yasumuna wa yahujjun ó dẹ̀ gbé wọ́n kírun wọ́n gbáwẹ̀ wọ́n ṣe hajji walladhi yarahum ní gbọ́dọ̀ ní àánú àwọn èèyàn ní gbọ́dọ̀ máa wo kí ló lè kí ní nǹkan tí yóò ṣàánú alkiyama wọn wallahi because kí láǹfàní pé kí ní ìfẹ́ tàwa ní síra wa táà bá ní máa ṣàlàyé tó jẹ́ kókó fún wa kò bá jẹ́ pé yóò kọ́kọ́ fa ìbínú àbí kó fa ìpọ́njú but ìpọ́njú tó padà fa ìdùnnú lẹ́yìn lẹ́yìn ni kí ni àǹfàní tá fẹ́ sí fúnra wa nígbàtàbájọ wà ẹsà ti ń kírun ẹ fún wọn lẹ̀ rárá tàbí pàwò yẹn sí àwọn iṣẹ́ tó ṣe pé àwọn iṣẹ́ ìtò bá lè kú lórí ẹ̀ gbére ló sẹ́nu náà sọmọ́tà pẹ̀ ń gbére ò ní kò nù náà rárá ọ̀rọ̀ iléwu ẹ̀yọ́ mọ̀ yára nínú ẹ̀sìn ó léwu aláì ó léwu ní ẹ̀sìn báyìí tó wá léwu jù àmì ìrún ṣe bírù wàlìdé yìí àwọn ìbádà kódà àmì ìgbẹ́fẹ́ sí àwọn tó iṣẹ́ olórí jù ọgẹ́lọ àmọ́ gbogbo ẹ̀kọ́ wasted wasted ní gbogbo ẹ̀ kí ni dí ìdí ni wípé wọ́n kó wọ́n mú ogógún pọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi ìjọsìn wọ́n ni fàyàmbági ma'rifatu

Hmm? tawassulu ni wọ́n gọ́ tawassalna bí bismillah wà bil hadi rasulillah ilé kọ́ tawassulun bid'i ìmá tawassala pẹ̀lú jahil muhammad sallallahu alaihi wasallam closeness ìsúnmọ́lọ́wọ́ sọ̀rọ̀ àwọn àtàrí lọ́nà fi pé yá ayyuhal ladhina amanu wabtagu ilayhi alwasilata kí ni wàsílà mẹ́ al'amalu sọ́lìhà àwọn sí olóorí ọ́ ìmọ̀ bí ọlọ́wà pẹ̀lú àwọn asma'u wa sifat àwọn ilé ìtawàsùn tọ́tù kí ní ṣe pé ìmọ̀ lọ sí misàárè kálọmọ́ pẹ̀lú mí lẹ́yìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní kí ọlọ́ọ̀bá wọ́lá pé wọ́n ni Abdurrahman mọ́ ni wọ́lá Nabi àdádálẹ̀ nínú ẹ̀sẹ̀ mọ́ ni ọlọ́run muhammad maulana maulana istajibu ana la tansara jana a gidan yake bijayi muhammad púpọ̀ náà àwọn ilé láwọn lókàlókà ilé tí wọ́n kọrin ọba tó sẹ̀dá wa dákun má gbàgbé wa mọ́dáwà dábò káàtà kó wọlá náàbí wọlá náàbí mọ́ fi ọlá náàbí tọrọ mẹ́ ah anábí ọlọ́lá kò sí ẹ̀tọ́ sọ bẹ́ anábí lọ́lá àmọ́ta ló ní ọfọ́lá rẹ̀ tọrọ àwọn sàhábí anábí òsèfọ́lá anábí tọrọ tó yí báyìí àbí so kìí ṣe ìfiọ́lá ànẹ́bì tọrọ náà gbé mọ́fiọ́lá ànẹ́bì tọrọ ó ní ní ọlọ́ọ̀bá wọ́lá kó wọ́n ni àwòrán ẹ̀hẹ́ àwọn orúkọ ọlọ́ọ̀bá pọ̀ tó lè fi tọrọ ọlọ́run wọ́lá kó wọ́n ni al-Ghaffar wọ́lá kó wọ́n ni al-Ghaffar dákò forí jì mí ọ̀yọ̀ tó bá ní ya Ghaffar rahman ya Rahman ya àti bẹ́ẹ̀ lọ báyìí naam so wọ́n ni àwọn ìsànmọ́nà tọ́lába ṣàfàá àbúkásùn pé ní ìmọ̀wá ṣàfàá wọ́n ni pé àwọn ṣàfàá ní rárá ṣàfàá yẹ kọ́ yíò ọlọ́ọ̀bà nìkan ló ní mọ́wà sọ́bẹ̀ ẹlòmíyìn àwọn ìsànmọ́nà bí asmáyọ̀ ọ̀yìn wọ́n wà pè ní reality ó continue láti mọ́ jẹ́ reality ni àdébìlá wọn kan dé wọ́n kàdà mọ́ pé ọtí ló kọ́ mí ọtí wọ́n kàdà mọ́ pé zinana ló kọ́ mí wọ́n a fún ló kọ́ mí wọ́n a mọ́ fi ṣe wọ́n ni ṣebá mọ́ra wa ni ẹwọ́ zina ṣebá mọ́ra wa ni ṣebá kan sí courtship ni zinana ni zinani ṣebá kan date ni boyfriend girlfriend zinana ni gbogbo torí kókó kí lẹ́mọ̀ ṣe nínú dating yẹn courtship yẹn àti boyfriend girlfriend yẹn kí lẹ́ ṣe nínú ẹ̀ gbogbo tí ọkọ àti ìyàwó ní access sí wọ́n ní access sára obìnrin yẹn yes that is zina hadha was zina fornication yẹn orúkọ tó change yẹn kò change reality tó kẹ́ndì ká máa pàrọ fún wa wọ́n wa ashirku wa shirk وهذا أخطر الأنواع وأكثر الأنواع وقوعا مع أنه ظاهر في كتاب الله وفي سنة رسول الله صلى الله عليه وسلم المنادات والتعذير منه والتواعد عليه so tun ti pé ayẹ̀rí pọ̀ ní Qur'an ayari ti bẹ́ ń kọ́ òun ni àwọn èèyàn kó sí kle nu quran tun ti be nko o oun ni sàgbákẹrẹ si ju de ní ẹni وربما يأتي واحد ويقول هؤلاء جهال معذورون بالجهل فنقول إلى متى الجهل ẹlúlù adúgbà ní pé bàá olè aláìmọ̀kan ní wọ́n wọ́n ní excuse ìgbà wo ni àìmọ̀kan wà dáa àá tí forever wọ́n gbùdọ̀ kú lórí àìmọ̀kan tí wọ́n ní àá wọ́n wà al-Qur'an yutla wa hum yahfadhuna al bí bulugul Qur'an torí Qur'an ti jíṣẹ́ fún yóò rẹ̀dì lọ́lọ́fi ní pé wa uhiya ilayya hadha al-Qur'anu li undhirakum bihi wa man balagha wa man balagha kùránì yí ń kọ́ wọ́n ti fún mi ní wáyé kùránì kí lè bá fi wọ́n ní àti gbogbo ní tí kùránì bá ti dé rẹ̀ o ẹ̀rí ti wà nú kullu man balaghahu al-Qur'an qad qamat alayhi al-hujja wala udhra lahu